الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين الصوم من أركان الإسلام أني ما أقباوي ننوى وأريد إسلام ونيوى قال رسول الله صلى الله عليه وسلم òní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fi ń sọ fún wa wípé buniyal islamu ala khamsin ẹ̀sìn islam wọ́n ma lórí nǹkan márùn-ún orí nǹkan márùn-ún ni ẹ̀sìn islam jókòó lé lórí ṣahádàtù alla ilaha illallah òní ká jẹ́rìí pé kò sẹ́ni nǹkan tó yẹ ká máa jọ́sìn fún lódodo àfi Allah subhanahu wa ta'ala àìlá ma'abuda sí ẹnìkan tó yẹ ká jọ́sìn fún kò tún sí Ọlọ́run ọba kan tó lẹ́tọ̀ọ́ sí ìjọ́sìn tó ju Allah subhanahu wa ta'ala lọ wa anna muhammadan rasulullah káwà jẹ́rì pé muhammadu jíṣẹ́ ọlọ́run ọba ni báwo lẹ́ṣe jẹ́rì pé muhammadu jíṣẹ́ ọlọ́run ọba ni ta'atuhu fi ma amara ó ní pé kíyàn tẹ̀lé annabi sallallahu alaihi wasallam níbi nǹkan tí níbi àwọn nǹkan tó máa pàwàláṣẹ ń parí

so wa anna muhammadan arsalahu allahu li tablighi dinihi wa tajibu ta'atuhu fi ma balagahu balagahu anillah so de gbọ́dọ̀ gba ipe annabi muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run bá rán níṣẹ́ kó jíṣẹ́ ẹ̀sìn rẹ̀ ó dẹ̀ dandan ká tẹ̀lé annabi sallallahu alaihi wasallam níbi àwọn nǹkan tó bá mú wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ilé ni òpó àkọ́kọ́ nínú òpó ẹ̀sìn islam òpó ẹlẹ́ẹ̀kejì ni wa iqamus salah ká gbé ìrun dúó kìí ṣe wà àdá ùsọ́lám kìí ṣe kákan sáà sí ká kírun ká establish ìkọ́ọ̀mù kíyàn gbé dúó kíyàn kí bóyẹ kíyàn sí kí àdá uha bi arkaniha wa wajibatiha bi minan wa khushu'i fi awqatiha aw fi khushu'i fi awqatiha oni ká kíyàn rẹ̀ dáadáa pẹ̀lú àwọn orígun rẹ̀ àtàwọn tó jáwọn ọ̀rẹ́yàn rẹ̀ pẹ̀lú ọkàn tó tutù àti khushu' ní àwọn àwòkọ́tẹ̀ wa ita'u zaka idha malaka muslimun khamsa wa thamanina graman dhahaba aw ma yu'adiluha min an-nuqud yadfa'u minha ithnan wa nisf fil mi'a ba'da sanatin wa ghayri an-nuqud laha miqdaru ma'ayyan wani wunan in tanbi ni zaka ni pé muslimi bá ní bí in tó wọ́tí 85 grams of gold àbí in tó bá jẹ́ dédé rẹ̀ nínú owó bí a nínú náírà nínú dollar nínú any other currency tó bá jẹ́ òdiwọ̀n 85 grams of gold ìyọ́n lọ value rẹ̀ so èló ní ẹjẹ́ zakambe 2.5 percent owó rẹ̀ 200 ká ní pé owó yẹn kọ́ ó wọ bẹ́ẹ̀bù ti wọ́ bí 10 million naira just 2.5% náà <clears throat> ọ̀nà lè yóò yọ bíbẹ̀ lè yóò fi fún àwọn fòkọ̀rọ̀ kì í sàfà lè yóò fún ẹ́ kì í sí ara àwọn fòkọ̀rọ̀ àwọn aláìní ọlọ́run tó àwọn tó pé sọ̀dàkọ́ tún bẹ fún nínú ẹni ábìrì sẹ̀bí nínú ẹni ẹ́ àwọn ààrẹ àwọn tí wọ́n ní nǹkankan àwọn tí wọ́n jẹ alamiluna aliha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àbí mẹ́fà tí Ọlọ́run bá dákọ̀ kò sáwọn àfá ń bẹ́ olùtòyí tó àgbé zaka wá pí àfá ẹgbà zaka láyé abẹ́dẹ̀ so ilé ni zaka tán kéyàn yọ nínú dúkìá yàn ni àbí tẹ́bá kí ń ṣe owó àbúkójẹ́ náà kúrò bóyá kó jẹ́ àwọn nǹkan bí i orúgbìn àbí bí àwọn ẹranko ó ti ní kọ́dùrùn mọ̀ ayyan tẹ́yìn ó yọ lórí 25 èyàn kan yọ sí bíntù labun àbí bíntù mọ̀kànmù ti gbàgbé èyàn kan ọmọ ẹrẹ tí ó ti jù bí ọdún kan lọ èyàn kan mú nínú gbàtọ́ ní nǹkan bí 40 kìíní kan tá ní ọyọ ẹyọ kan bẹ́ kékeré ọmọ ọdún kan olóògbé zaka rọrùn gẹ zaka rọrùn gẹ rẹ́pẹ́ system of zaka àwọn tó wá ti ń lò nínú Islam yàbí Saudiya ẹmọ orísìíṣẹ́ àwọn kàìkọ́ tí ó mọ̀jáde àbáwọn ìbínà nílẹ̀ lágbàwá a máa bá ń lò àwọn systems dáwọn kèfèrí ń kó wá àwọn systems yẹn ó jòkó lórí àbòsí jòkó lórí ákìlò àmúhálì náà sí bilbatil òkíyàn ló sí zaka ó rọrùn láti yọ ṣe bá mekdar ma'ayyan ma'lum gẹ́bẹ̀ lórí irúgbìn ṣe bá yàbí aha so kíná ń pè tí ẹ̀ bá ti kó àwọn orúgbìn ẹjọ́ èyí ó yọ ọya èyí báyìí gbogbo àgbàdo tọ́ ní èyí tó yọ bẹ́ẹ̀ kéré kọ́lọ̀ onímọ̀kọ́ mú kankan ní àgbàdo gan bóyí tí ó dẹ̀lù gẹ́gbà tó ń gbé àgbàdo lọ sọ́jà gan bí a yóò pọ̀ ju ìtẹ́nikọ́ fi yọ sàkálẹ̀ ṣe báyìí àbí ṣùgbẹ́dẹ̀ yọ yọ́ mọ̀ hasadi ha bọ́lọ̀ ìsọ̀n Qur'an what kíná ń pè yọ́ mọ̀ hasadi ha wọn náà lè yóò yọ wa sawmu Ramadan ìtọ́kù ní sọ́mù Ramadan ó ní alimtina'i ani ta'ami wa sharabi wal jima'i wa kullu mufattirati min alfajr hatta al-ghurub bi niyyati al-ibadati lillahi ta'ala sọ́mù náà dẹ̀ ní pé kíyàn kóra dúró kò níbi oúnjẹ jíjẹ nǹkan mímu jima'a sísúnmọ́ obìnrin àti gbogbo tó bá lè bá àwẹ̀ jẹ́ láti

wa huwa alladhi yamliku ujrata at-tariqi dhahaban wa iyaban ẹni tó bẹ́ dẹ̀ lágbára òun náà lẹni tó ní owó ọkọ̀ owó lílọ àti àbọ̀ ma an-nafaqa wa laysa alayhi daynun tó dẹ̀ ní àwọn náfàkọ́ tó ní àwọn kínẹ́gbì àwọn tó yẹ náwó ọya fámílì kínẹ́kan àwọn arkan al'arkan al'islam al-khams àwọn orígun islam márùn lè tó ṣe pàtàkì tó ṣe kókó gan fún aláti ma so láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù kákan wípé kí wá ní síyàmù Ramadan kí dẹ̀ ní ìdájọ́ rẹ̀ nǹkan méjì tákàn lè náà ni ẹ̀ kí náà kí ní síyàmù Ramadan kí dẹ̀ ní ìdájọ́ síyàmù Ramadan tàrífù asọ́mù lọ́gọ́ta al-imsak in tán pè ní asọ́mù nínú èdè òun náà ni al-imsak al-imsak ó ní kíyàn kóra gómìnbí nǹkan wọn ni nabikatu zabiyani na fi sọ wípé khailun siyamun wa khailun ghayru sa'imatin a khailun siyamun wa khailun ghayru sa'imatin tahta ta ajaji wa ukhra taluku a ìgbẹ̀yẹ́ lọ so but if ta fẹ́ lóbi ẹni pé khailun siyamun wa khailun ghayru sa'imatin ta wani khail ẹsin siyamun tí wọ́n àmsákà tí wọ́n kó lára dú wà khaylun ghayru sa'imatin tàtàlà àjájú ọkùnrin tààlù kullu jama naam so wọ́n ma ń lo sọ́ọ̀mù nínú èdè lágbà fún kíyàn sí kíni kíyàn kó rádú kíni níṣẹ́ nǹkan wọ́n pè sọ́ọ̀mù ṣe báyìí àbí kíyàn kó rádú ìtàlù fún èdè lágbà náà ni ẹ̀ òun ló suratu maryam eh, tọ́lọ̀ sọ nípa maryam alayha salam ipe tẹ́nì kanú àwọn yẹba bá ọ sọ fún pé a inni nadartu lirrahmani sawma falan ukallima al-yawma insiyya táwọn èèyàn kan bá ti wá bá ọ a ma gbàwẹ̀ like kí náà pé ọwọ́ ọmọ ṣe ìṣàrọ̀ ní pé yọ́rọ̀ èmi mo ń gbàwẹ̀ lẹ́ni àwẹ̀ kíni àwẹ̀ ọ̀rọ̀ inni nadhartu lirrahmani sawman falan ukallima al-yawma insiya ẹni ni bẹ́ẹ̀ kankan sọ̀rọ̀ yẹn yó bẹ̀rẹ̀ láti jọ́ tí ó bá tó bá fẹ́ gbé a ọmọ rẹ̀ lọ sọ́dọ̀ àwọn èyàn ló fi jẹ́ pé fa'atat bihi qawmaha tahmiluhu qalu ya maryam laqad ji'ti shay'an fariya kila kada shi fa asharat ilayhi qalu kayfa nukallimu man kana fil madi sabiyya gbatan bolo ti ro ma won na woni ah sọ̀rọ̀ ma e ti ni pé falan ukallima al-yawma ìsìyà sọ́ọ̀mù ni ẹ so sọ́ọ̀mù nínú èdè lágbàwá tó bá ní pé sọ́ọ̀mù òun ni pé kíyàn sí kí ni kíyàn kóra dúó ní ìsìnbà sọ́ọ̀mù ni Maryamu ṣe mẹ́yẹn alkalam sọ́ọ̀mù ọ̀rọ̀ so wípá sọ́ọ̀mù tèmi ní pé ní kò ní mọ́sálásí lè nì mú kóra dúó mọ́ àmsáka kò níbi ìjádù kò ní mọ́sálásí aslani so but ẹwà rí pé ìtumọ̀ rẹ̀ nínú èdè ó ní ìbátan pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ó so mọ́ra wọn náà fi ní wà shar'an nínú sharia ó wà ní imsak ani ta'ami wa sharabi wal jima'i wa jami'il mufattirati bi niyyati li ibadati lillahi ta'ala ó ní kíyàn kóra dúkò níbi oúnjẹ kó níbi omi kó ní gbogbo nǹkan tí ó ba àwẹ̀ jẹ́ pẹ̀lú àníyàn wípé ìyẹn fẹ́ sin lọ́wọ́ ọba min ti yọ títí dìgbà tó wọ́n fi الصوم واجب على كل مسلم بالغ عاقل قادر عليه مقيم ويجب على المرأة إن طهرت من الحيض والنفاس àwẹ̀jẹ́ ọ̀ranyàn fún gbogbo mùsùlùmí tó ti mature tó ti age of maturity tó ti bàlágọ̀ bó lẹ́sọ̀ pé ti bàlágọ̀ tó bá ti ṣe wet dream ọkùnrin tó bá ṣe wet dream rí àbí ó ti yọ irun láwọn private part ayẹ́ tí ó bá ti ní méjèèjì yẹn ó tún wá pé 15 years kò bá mẹ́ tí ṣe wet dream àbúkọ́ mẹ́ tí yọyọ láwọn pubic areas bó tí wá pé 15 years bá yà bí àwọn ti bàlágà náà ni obìnrin tún ní ẹyọ kan extra ohun tó bá ti ṣe hide kò bá kìí ṣe dandan kí nǹkan mẹ́tẹ̀ tàbí mẹ́rin yí pé sára rẹ̀ o intakan ní ìdínà níbi ká menstruation àpọ́lá kò bá àjọmọdún mẹ́jọ ló ti menstruation àbọ́mọdún méje ọdún náà ni àwẹ̀ ti jẹ́ ọ̀rẹ́yàn sílé lórí kì í sáwẹ̀ nìkan gbogbo iṣẹ́ ìbádà ṣe bá àbí so ẹni tó bá jẹ́ mùsùn tó jẹ́ ákìl ẹni tó jẹ́ ákìl ẹni tí kì í ṣe wèrè ẹni tó bá jẹ́ wèrè tí láàkáyè rẹ̀ òṣìṣẹ́ àwẹ̀ kì í sọ̀rọ̀ yẹn fún mukim ẹni tó lágbára lórí bí ẹni tó ṣe kíni tí ó rẹ̀ kìí bí ó ti láìsẹ̀ kan láyórjá bóòhù àwọn àìsẹ̀ kan pé èyí tí ẹ̀rọ kan wọ́n ti à ah, àìsàn yóò lè lọ àrùmí lò bẹ́ẹ̀ tán lò 10 years lọ́sítù bẹ́ẹ̀ni tán lò years lọ́sítù tó ní agbára gan àwọn àìsàn tó pé ẹ̀rùn pé lè kò lè ẹ̀rà ìtú ẹni pé wẹ́yìn bẹ́ẹ̀kọ́ ẹmọ̀ bá fáwọn èèyàn ló ń jẹ ni òun ò lè gbàrẹ̀ mẹ́ so mukim ẹni tí ò kí ń ṣe onírìn àjò ẹni tó bá jó onírìn àjò kìí ṣe dandan kó gbàwẹ̀ tó bá lágbára yóò gbà tí ò bá lágbára kò ní kíni kò ní gbà àmọ́ yóò padà san yóò padà san láwọn ọjọ́ mi ẹni ó dẹ̀ jọ rẹ̀ fóbìnrin tó bá ti mọ́kù níbi menstruation àti níbi ẹ̀jẹ̀ ìbímọ nifas tó bá ti mọ́kù ńbẹ̀ yóò gbáwẹ̀ tí ma ṣe kó jẹ́ hamil àbójẹ́ mọ́gdẹ́à hamil ẹni tó lóyún mọ́gdẹ́à ẹni tó ń fọ́mọ ló ń jẹ irú àwọn àwọn yóò ṣe fídíà tí wọ́n wọ́n ní ẹjìbù sọ́mù ramadan bí ru'yati hilali agbùdọ̀ gbà àwẹ́ ramadan bó láì ṣe gbà pẹ̀lú kárí hilal àrí oṣù àwọ e, ìtìmáàmì sha'ban 30 yawman àbí kí sha'ban kó pé 30 days wo bẹ́ ṣe ń rí oṣù ó simple like bẹ́ ṣe ń gbẹ̀rẹ̀ àwẹ̀ ó simple àmọ́ zanadikọ̀ ni wọ́n ṣe mùsùlùmí in ta ma ṣe ni pé gbogbo tó ti wà well known nínú ẹ̀sìn Islam bó la ṣe dàrú bó la ṣe pàkúta sí kìíní o fẹ́ bèèrè bèèrè kan lọ́wọ́ rẹ̀ ọdún mélòó ni lọ́lọ́run sọ fún akánẹ́bì níwà ló láyé ọdún mélòó 950 lọ́lọ́run sọ nìkan 950 ah ọlọ́run lá mọ́lẹ̀ ẹnu Kùránì pé 950 so ní believe káwọn ní sọ pé kìí ṣe 950 95 ní ẹgbọ́n ṣe kàzábà ọlọ́run wọ́n sì pẹ́ ọlọ́bà ló kúrọ̀ 950 kọ́ 95 ní like ṣẹ́rí kí ẹ̀kan wò pé òkè ṣe Kùránì wà accurate báyìí pẹ̀lú tẹ́ ni ẹ̀sọ̀ yẹn ṣe Kùránì wà accurate torí òǹkà ọlọ́run sọ mẹ́ ní 150 ọlọ́run tún sọ pé 1000 ní ilá khamsina ayi 1000 minus 50 wọ́n tún ṣe máàtì ẹ̀fọ́ mẹ́ ọlọ́run 1000 minus 50 years nínú òwúlò kí ni 1000 minus 50 say 95 950 òun náà tún fà lọ́wọ́ ní ìsinmi ẹ̀ ah in tí bàbá ti sọ ló kọ̀rẹ́ tí ó wallahi àwọn ilé ìwọ̀n ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah àwọn ilé tí wọ́n ittakhadhu sufahahum wa agbiyahum arbaban min dunillah ọlọ́run sọ ń pa àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ wípé wọ́n mú àwọn àwọn chọ́ọ̀chì wọn fathers àwọn leaders wọn bishops wọn wọ́n mú wọn ní ọlọ́run tí wọ́n jọ́sìn fún lẹ́yìn Allah ìkẹ́ nínú àwọn sọ̀hábà wọ́n sọ́dọ̀ annabi bàtán gbọ́ ayẹyẹ ah wọ́n ni àìkí ń sin àwọn òbí àtàṣọ́ ní pé bí àwọn máa ń forí kalẹ̀ fún wọn máa ṣèjọ́sìn fún wọn àwọn ẹ́ ah annabi ní pé ó dá sí tọ́lọ̀ bá sọ nǹkan báyìí sí wọ́n kí ń sọ nǹkan míì tó yàtọ̀ ah wọ́n ní bẹ́ẹ̀ ni bó sì máa ń ṣẹlẹ̀ nìyẹn annabi ní fatilka ibadatuhum ibada náà nìyẹn náà ọlọ́run sọ báyìí dìdìrí tẹ́bá pè yọ lọ́jà wá nínú àwọn yáwá nínú ẹni lọ́jà àwọn yẹ́ nípa àwọn yálátà àwọn yálá columns bá sí dáadáa fún wọn ọdún mélòó ni ànẹ́bì náà lò ah 950 náà lò because tọ́nà fẹ́ fún wọn bẹ̀ ní pé ọlọ́run fi ń ike mọ́wò bí àwọn èèyàn rẹ̀ ò tètè dá ọlọ́run Nóà gan lò 950 lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ fọ́lẹ́mìí sí rúmdá ilẹ̀ fi nú ni pé wà inni kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi adhanihim wastaghshaw thiyabahum wa asabru wastakbaru istikbara Ànábì Nuh an sọ pé bẹ́sẹ̀ wò mí gbogbogbà tí bá ti ń pè wọ́n wọ́n sì mọ̀ ti kàbẹ̀ tí kẹ́ yìí fẹ́ gbọ́ wà sí rẹ̀ eh, eh, wọ́n dẹ̀ tún dá sọ́bórí wọ́n fẹ́ gbọ́ òun yóò fi lè jọ lójúlé ní tàbá ń ṣe tọ́lọ̀ wọn táwà ń tẹ̀lé ojú ọ̀nà wọn àwọn èèyàn wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn náà so wá sí òdodo kì ń lérò tó bá lérò ọlọ́run kan tó fẹ́ sàrùn aláwùjọ mẹ́pá àwọn yẹn padà agbọ́n gan yé but reality ni pé ìpìlẹ̀ mọ́dà mọ́ ààrẹ anẹ́bì sallallahu alaihi wasallam anẹ́bì mi ò wáyá mọ́lì kí a máa lè ìsàmọ́ àhú ilá ìfní èyàn méjì péré ní ló tẹ̀lé báwọn yẹn rẹ̀ pọ̀ tó millions èyàn méjì péré ló tẹ̀lé anẹ́bì mi ò wá ẹnìkan anẹ́bì mi ò tiẹ̀ wá mt100 yamọ́lì kí a máa kò sẹ́ni kẹ́kẹ́ pa àwọn èyẹ ti ẹ̀dà gbogbo dámi lóhun lọ́lọ́sọ̀ kí wà máa aláàrọ̀ súlì náà illa al-balagul mubin in tó iṣẹ́ ta àyán wọ kàn jíṣẹ́ tí ẹni káwọn èyẹ tẹ̀lé ọrùn rẹ̀ kọ́lẹ̀ yíò wá iṣẹ́ ti ẹni sọ̀rọ̀ má fi òdodo pamọ́ fáwọn èyẹ iṣẹ́ tó gbá tí ẹni tó bá ti ṣe yún kò kọwọ́ mọ́ ah, wà láfàáyẹ́ ọlọ́run sọ bí Nóà sí wá pẹ́ tó láàrin àwọn yẹn rẹ̀ wà máa ámànà máa hú ilá kọlìl ọlọ́láwọn péré ṣe báyìí àwọn tó wá tẹ̀lé ohun àwọn tí wọ́n lọ fàánù ìlú àwọn àrọ̀ dìlù náà fi sọ fún àpá àwọn tó ń tẹ̀lé ọ̀yí àwọn àrọ̀ dìlù àwọn èèyàn yẹ péré wọ́n sọ fún Nóà pé àdé ìsẹ̀lám ọsọfẹ́ tẹ̀lé ọ sọ gbogbo àwọn aláìní tán tẹ̀lé ọ̀yí àwọn tí wọ́n jámọ̀ kankan nù lúì lé wọn dànù tó bá ti wá lé wọn àwa náà wà lè mọ́ jòkó tí ọ sáà mọ́ jòkó pẹ̀lú àwọn ilé àwọn rífrafí Ànábì Nuhu sọ fún ẹ pé kí n lé àwọn èèyàn tó padà kọjá àlà tó dípa ní ẹwọ́ 40 years dẹ̀ lọ́lọ́n gbé ọdìdé wọ́n lò ìtùwẹ́kú wọ́n lò 900 plus 910 something years ẹ̀yìn èèyàn òdodo òdodo jiharon gídẹ́gbẹ̀ síwọ́n aláníyàtẹ́n wọ́láwọn yóò tẹ̀lé wọn ọlọ́wà ní isna'il fúlìkì bí ayúni na wàhína ọya mọ́wọ̀rí ma kọ́kọ́ ojú omi mọ́ sì bá mi sọ̀rọ̀ nípa àwọn tẹ́yìn àwọn alábòsí yìí ويصنع الفلك ما بيسن ما سوق جومي وكلما مر عليه ملأ من قومه سخروا منه نسراته ànábì Ọlọ́run bá fa Ọlọ́run ní kó mọ́ sí nǹkan wọ́n dẹ̀ ń ṣe kí ní ẹ̀ àwọn yẹ́dẹ̀ àwọn aláàlú sí nǹkan wọ́n dẹ̀ ń fi ṣe ẹ̀yẹ ojú tí wọ́n ò lè rí táwọn ànábì Ọlọ́run bá rí wọ́n dẹ̀ ṣe sùúrù qalu in tasgharu minna fa inna nasgharu minkum kama tasgharun no Ànábì no sọ fún ẹ ẹ má ori ẹ tó rí ẹ má ṣe ẹ̀yẹ lọ òdodo tá ń ṣàlàyé ẹ tó rí itu ẹni pé la sawfa ta'addu min nadamin alayha wa ma tughni an-nadamatu in nadimta ó padà ẹ padà jẹ kabama ikaba ni jo ti kabamo ni bama láti jẹ gbà tó yá Ọlọ́run sọ ó yá bẹ̀rẹ̀ sí ní máa rọ odò ìwọ ilẹ̀ náà máa gbómi jáde ọ̀sọ̀gbọ́dọ̀ fa omi tí bá ń wà lókè máa fa mú omi wá pàdé omi ẹ́ faltakọl máa ú ala amrin kọdìkúdìr ọlọ́ni wa hamalnahu ala dhati alwahi wa dusum tajri bi ayunina kadhalika najzi man shakar làwọn annabi nuh ẹ́ ọlọ́run là wọ́n kí ní ẹ̀rà lọ sí bí àpáta Júùdì gbogbo àwọn yóò bá ti wà nínú ìyà ọlọ́run ọba subhanahu wa ta'ala ìṣẹ́jú ìrìnà ni ẹlákẹ̀mọ̀ kan ẹgbẹ́ 50 years pọ̀ tó ẹwọ ó ti wá tẹ́nà 950 years yẹ́ ti tẹ́ ẹlẹ́kùn kí ló wà ní kí èèyàn gbàgbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ní báyìí ni kí

wọ́n sọ Musa ìwà tọ́lọ́run orí ọlọ́run sọ fún ẹ pé yá udkhulul ardal muqaddasata allati kataba Allahu lakum wa la tartaddu ala a'qabikum fatanqalibu khasirin eh ah, awo le wọlé o ah inna fiha qawman jabbarin awo le wọlé o wọ́n kada tún solita wa inna lan nadkhulaha abadan ma damu fiha wọ́n ló jẹ́ kí wà tánàbí sallallahu alaihi wasallam hey ẹwà wà mùsùlùmí níbi ogun eh, Badr bàtánẹ́bí jáde pẹ̀lú àwọn ará Madina nítorí jọ ànẹ́bí ò jáde pẹ̀lú plan ogun wọ́n fẹ́ lọ intercept ìrò Abi Sufyan gbàtán wá dé ibìkan gbàtán wá ti pé kí ní ti di ogun already ànẹ́bí wá kó àwọn èjò nítorí àwọn tán kó jáde àwọn ansọ́rù ló pọ̀ jùnú wọn àwọn muhajirun náà kéré àwọn ansọ́rù sì ní agreement ànẹ́bí sì bá ni pé Madina kìí ṣe Madina làwà yìí ànábì wá dákẹ́ ànábì wá fẹ́ ẹwà wà ní sallallahu alaihi wasallam ànábì wá gbé pé àṣírù ọ̀lẹ́yà ìlẹ̀kẹ́yìn ẹgbọ́n náà sọ fánà pé washawiruhum fil amri ma bá wọn discuss like kí náà rí sí kí lẹ rí sí kí ní báyìí ànábì sọ Abubakar dìde ànábì ní òkè kí lẹ tún rí sí Umaru dìde ah kí lẹ tún rí sí àwọn mọ̀hájúmù ni wọ́n dìde yìí ìkan àwọn àǹsọ́rù tí wá fura tààníìnà ó dàmpá wà lẹ́yìn rí fásí pé ká sọ́rọ̀ a ní Ọlọ́hun ní jẹ́ ká wà dàbí àwọn tán sọ pé izhab anta wa rabbuka faqatila inna hahuna qa'id Ọlọ́hun ní já dàbí ma sàdúwà kọ́lọ mọ́jọ dàbí àwọn tán takò Kùránì àti súnnà a ní níbo ká ẹ̀ ókè so káwàjò kó báyìí ká sọ fún pé wà lẹ́gbù àtọ́lọ̀ rẹ̀ lọmọ báǹkì fi ríjá láyé Ọlọ́hun ní jẹ́ huda nínú Qur'an àsìkò mọ̀ dúpẹ́ fọ́lọ̀ ọba ni sí èsìkò tó bá ti rí àyà báyìí bí ó ṣe tú àyà pé ìtọ́lọ̀ ń sọ kọ́hun bẹ́ẹ̀ ni ó ṣe ma wá ń tí ẹ̀lẹ́kùn kí ló wà ní pé ọlọ́ni years kí lè ní pé 950 years ọlọ́run sọ pé ọlọ́run sọ ní Kùránì nípa pé ìtùfò máa fi lọ́rẹ̀ nígbà tó wà nínú gbogbo ẹnu àwọn mùsùlùmí láti lẹ̀ tó fi dè ní kò lórí pé Abubakar àtànẹ́bì ni anábì tún lámúlẹ̀ fúnra pé mi àtàbúbákì lọ́lọ́run wí mí rárá àbúbákì kọ́ felix ni felix kọ́ george ni ẹmọ̀ kásà pé ìntọ́lọ̀nsọ ní àbí ìntọ́lọ̀nsọ rárá àwa nímọ̀jọ́lọ̀ lọ yọ́rọ̀ felix ló wà ńbẹ̀ ta ló sọ pé felix ló wà ńbẹ̀ felix of nuola nuola kọ́ nuela ni àbí broiler ẹ̀dàkù kí n kàn sáà dúdú ìdú àwọn fìràúnà bí i ṣẹ́tẹ̀ bá fẹ́ mẹ́sàn fìràúnà ìwọ̀n fìràúnà ẹni kò kàn lágbára kò ní àwọn kò ní súntọ̀ ni tó bá ní súntọ̀ ni gbogbo yóò súnà yóò nìkan lọ pa ọgbọ́n ìdánù ibi àwọn fìràúnà sẹ̀mọ́ sí ganganu Musa sọ fún fìràúnà pé ọlọ́mbà ń bẹ ń sánmà fìràúnà sọ pé ya Haman ibni li sọ́rà fa'attaliya ala ilahi musa inni la adunnuhu kadhiba musa sọ fún fir'aun fir'aun ka ọlọ́ba tí ń bẹ ń sánmà ni ẹmí sí fir'aun sọ ni ọlọ́run ẹ̀ ń bẹ ń sánmà bí a mẹ́nà bá ń kọ́ ilé alápẹ̀ ilé pẹ̀tẹ́sì bá ń kọ́ ilé tó ga mo fẹ́ lọ sánmà mo fẹ́ lọ wo ọlọ́run <laughs> exactly bẹ̀sẹ̀ mọ́ sọ́rọ̀ kìí ń so ohun sí ìwọ wá ní kí mọ́ takọ lọ́wọ́ àtànábí àwọn afẹ́mọ̀sọ̀ tó bá ilé takọ aráfíkan ní Kùránì ó ti di kèfèrí aráfíkan aráfíkan báyìí ọjọ́ kò ní Kùránì pé bẹ́ẹ̀ kọ́ ló sí rí ọni ìgbà aráfí wọlé àbí aráfí kò rí bẹ́ẹ̀ ìbẹ̀sẹ̀ ma ń ka ọdún nígbà wọn tálọ́wọ́n tálọ́wọ́n bẹ́sẹ̀ ma ń ka ọdún ẹwà wọ ni yóò wọ́n ti wá kírítì wọ́n ti tírínà ọmọ mú ò tírínà lórí bẹ̀rọ lọ́bàá ara lórí pé in tí olórí wà ibá ti lọ ibẹ̀ láánú lọ àwọn nínà wàkùbàrọ́ àná fàdọ̀lú na sàbílà àwọn nínà wàjádínà àbá àná alá وإن على آثارهم مقتدون قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إن بما أرسلتم به كافر àwọn àdó pé ibi táwọn èèyàn bá ti lọ ìgbẹ̀nẹ́ ìrìnàmà lọ ittakhadhu ahbarahum wa rubanahum arbaban so in tálẹ̀bí nǹkan wà bá ṣe wo oṣù ẹ máa wo sorry very simple language débi pé yóò yà wọn amọ́tún náà skọ́dà lẹ́bí sọ fún pé inna qawmun ummiyun àwọn èèyàn àhíká àwọn òmọ̀ kẹ́kà tiwa

30 kìí jẹ́ 28 bí oṣù àwọn ìbò kìí sì jẹ́ 31 bí oṣù àwọn ìbò oṣù ojú ọ̀run ha òun náà ni oṣù méjìlá nẹ́dẹ̀ ní náà ìdáta ṣòro inda Allah yawma khalaqa ithna ashara shahra tọ́ min arba'atun hurum àwọn mẹ́rin máa mẹ́tọ̀ jẹ́ hurum so tó bá ti wá pé 29 ìjọ kejì tó bá jẹ́ pé èmi 29 Sha'ban ọ̀la ó ní two possibilities possibility àkọ́kọ́ ni pé ó lè jẹ́ pọ́ọ̀la ní ó jẹ́ 30th of Sha'ban ó dẹ̀ possible kó jẹ́ pọ́ọ̀la ní ó jẹ́ 1st of Ramadan kí wá ní ó fún wa bó lásì wá mọ̀ ẹjẹ́ ẹmọ́ wọ̀rí àwọn tí àwọn olórí ìlú wọ́n ti wá láwọn tán wà ní chájì oṣù wíwò ó wà ti láwọn gbọ́tẹ̀ pé oṣù yẹn ti mọ́ tètè rí ẹ́ wọ́n ti ní kọmítí ti wà fáwọn tí wọ́n ń wò àwọn àwọn jùkú síbẹ̀ láwọn time tọ́mà pé kí àwọn time oṣù bẹ́ẹ̀ sí ma jáde gbogbo bí ọwọ́ ọ̀gọ̀lẹ́ àwọn òtùwà ń bẹ́ tọ́mà síṣẹ́ ti wọn ok sallallahu alaihi wasallam sunna nàbí ni ẹ ojú ọ̀nà nàbí nù tó gbọdọ̀ ní ojú ọ̀nà mìtẹ́tọ̀ sí ojú ọ̀nà ọba wà lú àwọn instrument wo láti hisabul falaki kọwa ti wá mú kalẹ̀ lẹ́nu pé 28 ní Ramadan náà ó bẹ̀rẹ̀ sọ ní mọ́jọ ànẹ́bì lọ gbogbo àwẹ̀tá ànẹ́bì gbàkàlà ànẹ́bì mọ́jọ́ lẹ́rí sallallahu alaihi wasallam àwọn sàábì ànẹ́bì mọ́jọ́ lẹ́rí wọ́n ń dúó de 29 yẹn wọ́n ń dúó ni wọ́n ń dúó sẹ́yìn ànẹ́bì ni wọ́n bọ́ síwájú ànẹ́bì ànẹ́bì ọtí ń slow jù bí wà tí ma sọ fánìgbà ọtí ń slow jù jàre tó bá lẹ bọ́ síwájú ànẹ́bì jahannama lọ kó síun so tàbá announce pa orósù before kí alfajari tó jáde lọ́la kí lọ́la ó jẹmọ́ jẹmọ́ sólè but tí wọ́n bá wá rí oṣù yẹn náà kí ni túnmọ̀ automatically báyẹn kí lọ́lọ́ mọ̀ jẹ́ báyẹn 30th of Shaban dole dandan automatically kí lọ tún lábáhùn àwẹ̀ 1st of Ramadan ẹ̀dàkùn sólè báyẹn àmúlé fáwọn kèfèrí àwọn kèfèrí gbogbo ayé sàlàyé òun ó lè fáwọn pa ẹ̀sẹ̀mí iná wà sọ iná bọ́ sí sàlàyé òlànẹ́bì sí kọ́ wa lóòtọ́ àmáwà gbọ́ àmágbà àfẹ́ ẹba mú kalẹ̀ báyìí ẹlọ́kẹ̀ wọ́n ló yìí jù nínú ilé àbúkẹ́sẹ̀ mọ́ mú kalẹ̀ nínú ni ẹni ni mass yóò ti sakulétì kìníkan òun ti ẹ̀kọ́ geography àbí ẹ̀kọ́ falaki àwálọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ni ẹ̀kọ́ àwọn kèfèrí astronomy wọ̀láàn kèfèrí nílẹ̀kọ́ so àwọn kìíní ẹ àwọn planet ẹ ti máa move by nígbà tí ó bá fi move débí elé ò ti wá move débí tí ẹ̀ àníbí sàlàyé kẹtọ́ pé yóò yé everybody ṣe Islam ní ìdíkọ́ astronomy kan tó gbọ́ ni ìtàbánibìsì ní agbàní gẹ́bẹ̀ náà lọ́dún so ló jẹ́ kí gbogbo àwọn ọgbọ̀n láàgbà ìsọkúsọ ọ̀rọ̀ ni ọgbọ̀n láàgbà ọgbọ̀n kọ́ ẹgọ́ ni hmm? ó yí wọ́n last year ní ọgbọ̀n láàgbà eh bàbá gbé jáde bàbá lọ́gbọ̀n láàgbà eh bàbá ti gbé jáde eh Allahu Akbar ọlọ́n bá mú <laughs> eh? ọlọ́n fi àjẹmọ́jọ ọdún ẹ̀rùn tó wá fọ́nì ni ọ̀pọ̀lọpọ̀ owó gbàwẹ̀ jọdún náà sẹ́wọ̀n ah, àgbàwẹ̀ ní ṣe ẹ̀rọ bí á tọ́lọ̀ lọ káwọn lára tà lẹ́bì ló káwọn lára débẹ̀ ní iṣẹ́ tó kàn wọ̀n ní pé wípé ẹmọ̀ ẹjẹ́ kì sàlàyé kíkà sọmọ rẹ̀ sọ̀rọ̀ ilé fún yí kí lànẹ́bì sọ náà bí pé right right àbí left là ẹ̀hẹ́ ẹyẹyẹ left ni ẹ lọ ẹjẹ́ ká kọ́ mẹ́bí tànẹ́bì ni a lọ náà ṣe bí tànẹ́bì ni a lọ ní ẹwọ ibi ni ẹ ibi ni ẹ àwọn làwọn munafiki tọ́lọ́run sọ láyé ànábì sallallahu alaihi wasallam Udhayfa bin al-Yaman wọ́n ní munafiki lẹ́yìn ikú ànábì ó gbóná jù munafiki láyé ànábì lọ kí nìdí wọ́n ní munafiki láyé ànábì wọ́n máa ń sá pamọ́ àmọ́ munafiki láyé ànábì kú tọ́bá yìí wọ́n jáde ní kíni alánàbì ló sọ bẹ́ẹ̀ kíni lọ́lọ́bìn sọ al-Qur'an wà nẹ́bí wo mọ́ jẹ́ kínú rẹ̀ mẹ́bà jẹfà mọ́mọ́ ẹ̀ lórí àwọn ilé àwọn tó pé yùsàrí rúnà fìlùkúfùrì àwọn tí wọ́n lera wọn tán sálápá tètè lọ síbi iṣẹ́ kìfìrí pẹ̀lú ọlọ́mọ ọba wọ́n mọ̀ sọ lórí ahọ́n wọn a nígbàgbọ́ àmọ́kà wọn kò sígbàgbọ́ nínú ọkàn wọn ẹni tó bá nígbàgbọ́ nínú ọkàn rẹ̀ kò nílé takó ànábì Muhammad sallallahu alaihi wasallam e, yóò nífi ànábì débi pé sí ìtànàbì sọ ní kódà kó mọ̀ nǹkan mi kò nílé sọ ìtọ́mọ̀ ẹ̀mọ́ ì ànábì sọ ilé láyé kó wá di ọmọ ìkìyàmà kan wá ní pé ta ló mọ̀ nǹkan tánà bí o mọ̀ ń jọ òun náà o Muhammad yamọ̀ ìkìyàmà alaihi wasallam in bọ́ síwájú ànẹ́bì láyé in sílé ìdó lẹ́gbẹ̀ ànẹ́bì àkí wá jẹ́gbẹ́ pẹ̀lú ànẹ́bì ẹ́ Abubakar Siddiq kí ànẹ́bì ló ní ká kí wọn Abubakar Siddiq kí wọn Abubakar pé wọ́n ti gbé ànẹ́bì dé nígbà tó rí ànẹ́bì ni Abubakar sì kó lẹ́yìn ànẹ́bì wọ́n sọ pé irọ́ kí n lídìí wọn tánẹ́bì tí tánẹ́bì padà fi bọ́ so ewo haiba ye pé ah láyé kò lè kíní ò lè rọrùn fún mi ṣe kò lè rọrùn fún mi ànábì láyé ká tó wá sọ àwọn de pé àwọn aju ko báyìí ànábì sọ báyìí awu fẹ́ bẹ́ẹ̀ so an bi allah subhanahu wa ta'ala ku ṣe ran fún wa so tó bá di ọ̀la ab tẹ̀sí wájú be insha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته